الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تجدجو وبوكوه تيرا سبحانه وتعالى نكسسني تيو شواني مسلمي وتما شواني اندو سيكوي ó ìmọ̀ tẹ̀lé súnnà nábi sallallahu alaihi wasallam fún ọ̀tún wá sí wá lẹ́ni tó sì pé ń wá ìmọ̀ nípa súnnà nábi sallallahu alaihi wasallam ọ̀tún wá sí wá lẹ́ni tí ó ń dáàbòbò súnnà nábi sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala kó túbọ̀ sí wá ní olùgbèjá súnnà nábi sallallahu alaihi wasallam kuma sí wá lẹ́ni tí ó mọ̀ rẹ̀ súnnà nábi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yóò sì pé ọ̀rọ̀ rẹ̀ Allahu mutimmu nurihi walaw kariha al-kafirun alékún kí a ti gẹ́ ọlọ́wà kí o mọ̀ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará lè pátápátá láyé ẹni kankanlẹ̀ yàtọ̀ sí báwọn kan sí ma ń ṣe kan ní wọ́n kakún ará lè àti àwọn sàhábà nábi sallallahu alaihi wasallam gbogbo wọn pátápátá ẹni rẹ̀ ni wọ́n kò sì sí kankannu wọn tí iṣẹ́ wọn tó tó iṣẹ́ wọn àbí bí tí ọlá wọn tó tó ọlá wọn àti gbogbo àwọn ẹni síwájú rere nínú àwọn tán ṣe bọ̀ isi sunna nábi sallallahu alaihi wasallam kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó bá wa kẹwọn àti gbogbo ẹni tí ń tẹ̀lé wọn náà tí ń rí ojú ọ̀nà yẹn hatta yaritha Allahu al-arda wa man 'alayha títí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò fi jogún lẹ̀ àti gbogbo ẹni tó wà lórí ẹ̀ al-imam ibn Rajab rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú láti máa sàlàyé lọ nínú tírà wọn kashful kurba fi wasfi ahli al-ghurba èyí tí ó ń sàlàyé ìjájòjì àwọn súnnà lásìkò tó sì pé nǹkan lè máa gan àsìkò tó sì pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa wọ́n tì àsìkò tó sì pé àwọn mẹ̀lẹ́bí wọn gan orí wọn lèyàn rere àsìkò tó sì pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ayé yìí na fi ń na fi ń kà wọn ọ̀pọ̀lọpọ̀ orúkọ náà ń pè wọn tí èsì tí wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn náà fi ń kà wọn ọwọ́dà gẹ́gẹ́ bí bá nàbí sallallahu alaihi ti sọ nípa ẹni tí ó di ẹ̀sìn rẹ̀ mú nígbẹ̀yìn ayé yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ó di ogun náà mú ni Ibn Rajab wọ́n wọ́n sálàyé fún wa pé tó bá bára rẹ̀ bẹ́ẹ̀ léyìíké inú àsìkò léyìíké inú wà látòrí ẹ̀kọ́ fi súnnà náà bílẹ̀ ọ̀ ma ìpé ọlá ń bẹ fáwọn tó jẹ́ àjòjì gan kò tún wá ma kí láwọn nǹkan dí tó fà àwọn tí ó sàjòjì yẹn sí nǹkan dáadáa làwọn ń ni tàwa sọ pé àjòjì só túnmọ̀ pé sí ìsìláàmù ó lọ pátápátá àbí òdodo islam gangan ni ó lọ gbogbo àwọn eléyìí òun ni abala tí al-Imam Ibn Rajab tán ti mú wá nínú tírà wọn tàbí ti ká nínú rẹ̀ tàbí ti ká láti fi sàlàyé tí al-Hafiz al-Imam Ibn Rajab al-Hanbali Abul Faraj tí wọ́n ń sàlàyé fún wa wọ́n abala mi tó ní àkọlé mi òun náà ni al Ibn Rajab na tó mú wá wọ́n ni as-sunnatul kamila sunna tó pé hiya at-tariqu as-salima hiya at-tariqu as-salimatu min ash-shubuhati wash-shahawat al-imam ibn rajab sọ pé sunna tó pé òun ni ojú ọ̀nà tó bọ́kwá bọ́sẹ̀ nínú ìrújú àti ìfẹ́kúfẹ́ ọkàn ó pé sunna pé gẹ́gẹ́ bí a ti ṣe kàátẹ́lẹ̀ nígbà al rajab rahimahullahu ta'ala wọ́n sàlàyé kí ló ń jẹ́ súnnà gangan fún wa kí ni ìtumọ̀ súnnà wọ́n sàlàyé pé lọ́dọ̀ àwọn salaf àwọn ẹni ìsíwájú rẹ̀ nínú al'umma yìí in táwọn fi ma ń sàlàyé súnnà òun náà ni pé ẹni tó bá bọ́pá bọ́sẹ̀ kó nù ṣubuhat àti ṣàhwà ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam tó eléyìí ni àwọn ẹni síwájú rere ma fi ń dá súnnà mà iná wọn fi ma sọ pé inú mìíràn súnnà tí nínú súnnà ni pé kí ẹ mọ́mọ̀ sí báyìí a sì rí pé kì níyẹn kì í ṣe pé tó gbìyàn kó ní ìjà ahlù súnnà ni ṣùgbọ́n àwọn káàkún pé lára tó jẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ́láńdá olùmọ́ al'umma yìí tán bá dákọ̀ súnnà ìtàn gbàlérò ẹn tó bọ́ kákò ní ṣubha ní gbàlérò al-Hafiz Ibn Rajab wá sọ pé súnnà tó wá pé gangan súnnà tó pé òun òun lè yíó ma fi ṣe àdádálẹ̀ àbí òun lè yíó ma fi ṣe nǹkan náà ẹ̀sìn gẹ́gẹ́ bí òsìtọ́ ṣáhùwà òun lè yíó ma fi ṣe lọ́wọ́ bá kíyàn bọ́ kábọ̀ òun kóònú bídáà àti kíyàn bọ́ kábọ̀ òun ẹsẹ̀ òun lè yíó fi jẹ́ ahlu sunna tó pé so ó túnmọ̀ pé tafawut àwọn olùmọ̀ súnnà ga wọ́n gbà pé tafawut wà láàrin ìjẹ́ súnnà yẹn as-sunnatul kamila súnnà tó pé kíyàn bọ́ pánú ẹsẹ̀ ó wá jẹ́ ẹni tí ò ní máa sí àdádálẹ̀ kò túnmọ̀ pé kò ní jẹ́ ni tí kò ní máa sẹ́lọ̀wọ̀n àmọ́ kò ní máa máa máa sí àwọn kàbáyìrí tó bá sì sẹ́lọ̀wọ̀n bá yóò sì máa tọrọ àforíjì irú ẹni báyìí ni súnnà rẹ̀ pé so wá lè ṣeéṣe kó ṣe pá àríyàn tí ó mọ̀ sẹ́lọ́n bá tí ó sì jẹ́ súnní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹlẹ́ ìṣe pọ̀ nínú àwọn olùmọ̀ tó máa ń sọ pé àwọn sálàfù rere pé oun súnnà tó wá jẹ́ ẹlẹ́sẹ̀ ó dáa jù ń bídá tó jẹ́ olùjọ́sìn lọ gẹ́gẹ́ alimama ahmad rahimahullahu ta'ala àtàwọn ọ̀rọ̀ mína pé ẹn tó jọ ń súnnà ìsẹni tí èsẹ́ ọ̀ ṣùgbọ́n ẹn tó jọ ń súnnà olẹ́n tó ma yára láti lọ túbà lọ sọ́rọ̀ subhanahu wa ta'ala àtàwọn ọ̀rọ̀ míì náà táwọn sálàfí fi rìnlẹ̀ táàfi mọ̀ pé a kò túnmọ̀ pé tí a bá jẹni tí ń se lọ ni pé ó túnmọ̀ pé ìjẹ́ súnnà rẹ̀ ó ti tán ara eléyìí tó pé àwọn ẹ̀ṣẹ̀ lòun máa fi ń gbéyàwó súnnà ló sì máa fi ń yẹ̀yàn kó ìyẹn lè jẹ́ súnnà kó sì jẹ́ áásí sunniyun aasi àdìyàn ilé jẹ́ sunniyun da'if bẹ́ẹ̀ni ó lè jẹ́ sunni tí ó lẹ̀ ó sì lè jẹ́ sunniyun kamil oun súnà tó pé gbogbo ilé ni ẹ̀rí pọ̀ fún nínú ọ̀rọ̀ Ànábì sallallahu gan fúnra rẹ̀ kódà nínú ọ̀rọ̀ àwọn ẹni síwájú rere so a sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n ní ọ̀rọ̀ tán fi sàlàyé pé ó ń sún sálàfí sàlàfí yóò da'if nípa ẹni tó jẹ́ sálàfí tó wá lẹ èyí tí èyàn fi máa sọ pé serious sálàfí nìyàn kí èyàn jẹ́ serious sálàfí tí ẹlòmí fi ń ṣe ẹ̀yẹ tí ó tún ní wọ́n tún ní serious sálàfí wọ́n tún ní serious serious sálàfí bẹ́ẹ̀ ni wallahi gbogbo ẹ̀lú tí a bá ń takò pé kò sí serious salafi bí pé yàn takò pé imani kò kí ní increase bẹ́ẹ̀ sí ni kìí decrease tí a bá ń takò pé kò sí serious salafi bí pé ń sọ pé in tó jẹ́ adlu in tó jẹ́ takowa gbogbo àwọn nǹkan mí nínú àwọn ọ̀rọ̀ yìí ó túnmọ̀ pé òun náà àwọn èèyàn kò sí tàfáwòtù lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kálá gẹ́gẹ́ bó ti sọ pé níbi takowa gbogbo orí bákan níbi takowa ẹlòmí bẹ̀rù ọlọ́run bá jẹ́ ẹlòmí lọ ẹnìkan ààrí bákan náà bí òdodo ẹlòmí ò parọ́ rí ẹlòmí ò kò fi ẹnu rẹ̀ báyìí kò fi parọ́ rí yálà tí ó fi parọ́ kò ní kan tí ó bá bọ́ fún nínú ayé àtàìmọ́yé àtàìmọ́yé oríṣiríṣi àwọn ìwà dáadáa tó ṣe pé àwọn èèyàn ní tàfàwù tún bẹ̀ tàbá wọn sọ pé kíyàn jẹ́ serious salafi wallahi kò sí tó sí rárá nù àkídà ahlus sunnah kò sí tó sí rárá àkídà múríjíà ní kí ẹ ma gbà pé sálàfí ní pé tó bá ti jẹ́ sálàfí o jẹ́ sálàfí náà tó bá jẹ́ múmìnì o jẹ́ múmìnì ni la yadurru ma'a sálàfíyyati bid'ah ìpé gbogbo bídà tó bá máa ṣe tó bá ti jẹ́ sálàfí o ti jẹ́ sálàfí náà i'adatu madhhabil múríjíà mazhab àwọn múríjíà bíbà pé yàn tún mú wá ni bíbà pé yàn tún ojú ọ̀nà àwọn múríjíà bíbà pé yàn tún mú wá kí sì nìdí tán fi ń ṣẹlẹ̀ kama bá fi sọ pé ẹnìkan kèsì sálàfí náà ni àbáwọn kan ní sílọ sálàfí gbogbo àwọn èèyàn náà ló mà ìwọ gún mọ̀ wò pé àwọn kan wọ́n ju ọlọ̀ ìwọ náà sì mọ̀ páwọn kan ò tó ọ ṣùgbọ́n bí wọn ò sí tó ọ yẹn náà ìwọ náà mọ̀ pé a ah, kèsì pé wọn èé ṣe súnní kèsì pé wọn èé ṣe sálàfí àwọn tó sì ju ọlọ̀ yẹn náà kèsì pé wọn náà mọ̀ pé a ah, kèsì pé wọn ní èé ṣe súnní èé eléyìí sì ṣẹlẹ̀ láàrin àwọn sahaba nabi sallallahu alaihi wasallam náà anabi sallallahu alaihi wasallam in ti fi jẹ́ pé a ní fadailu sahaba ni ọlá tí ń bẹ fáwọn sahaba anabi gbọ́lá fún àwọn sahaba kan jùkẹ́ lọ débi pé anabi ó sọ fáwọn ẹlòmí pé a ah, ta bá fi imani imani gbogbo ayé ta bá fi wọn imani ẹni yìí kò lè tó imani ẹni yìí kí wá ní túmọ̀ yẹn so ṣe ó túmọ̀ pé sọ́ṣbà yẹn sọ́ṣbà ti ẹ̀tún àbí tí èyàn bá ti jẹ́ sọ̀hábà ti jẹ́ sọ̀hábà náà ni láyà tafa martaba tó ga jù nìyẹn martaba tó tún wá ga jù yẹn òun gan náà tún wá ní tafawut òun náà ní pójúra wọn lọ bó wà ní sàlàfíyà àwátá wá lẹ́yìn bó ní òsì ní ní tafawut kamatarawa kamatarawa kí a ma bẹ̀lọ́n bá subhanahu wa ta'ala kó jẹ́ kóhun pé kó jẹ́ kóhun tó sì fi ń kó bá manhajjú sálàfí ẹni tí ó bá fẹ́ gba àtúnṣe tí ó fi kankan kó bá manhajjú sálàfí àárín ìrìn àtọ́ ọlọ́wọ́ bá ní tí a má ti ṣe nàṣíhà fún tí ó bá gbọ́ àmẹ́ni tó sì pé kò fẹ́ gba àtúnṣe ó sì tẹ̀síwájú láti máa bá ń tí ń jẹ́ ẹ̀yin ó gbógun ti nítorí Ọlọ́run Ọba ẹ̀yin ó sì gbógun ti láti dáàbò bo ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala walau kariha dhalika man kariha gbogbo ẹni tí ó bá kórìíra rẹ̀ Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n jẹ́ kó yíwa pé tí ó sì lẹ̀ kò gbogbo ẹ̀ ẹ̀ ẹni tó jẹ́ sunna tó pé

so ìbọ́pákónú ẹ̀ṣẹ̀ àti ìbọ́pákónú ṣáhwà àti ìbọ́pákónú àṣíbùhà òun ní jẹ́kí súnnà yà pé so gẹ́gbùn sí sọ náà so yín wá lè kò túmọ̀ pé tí nǹkan ò bá pé kò túmọ̀ pé kìníyàn ò sí ò nafiyul kamal la yastalzimu nafiyal asl kí yàn kọ̀ pé nǹkan ò pé kò túmọ̀ pé èyàn kọ̀ pé kìníyàn kò sí ìpìlẹ̀ kìníyàn nafiyul kamalil iman لا يستلزم نفي أصل الإيمان كما قوي إيماني nípe imani yẹn pé gẹ́bà nabi sallallahu alaihi wasallam sọ sí ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ayé nípe a la yu'minu ahadukum man kana yu'minu billahi wal yawmil akhir man kana mu'minan àtàwọn orísìírísì nǹkan mìíràn tí a nabi sallallahu alaihi wasallam sọ so tó sì pé àwọn olùmọ́mọ́ sọ pé kamalul iman la nabi gbà lérò a nabi wá sí nafiyu kamal kò túnmọ̀ pé anábi ṣe nafiyu asril imanu gbogbo àwọn iléèrè yóò gbọ́ yí dáadáa tí wọ́n fi gbọ́ àgbọ́yé sàràfíà pé súnà wá lo ìkẹ́ pẹ̀lú àwọn èèyàn ni kìí ṣe báwọn èèyàn ṣe ń pọ̀tú rẹ̀ nípa alákatakítí láwọn tí wọ́n dáàbòbò súnà nábi sallallahu alaihi wasallam àbáwọn tó ṣe pé gbogbo ìtìkútì táwọn èèyàn ti bọnú súnà gbogbo táwọn èèyàn fi fúnra wọn pò nínú ọ̀rọ̀ ayé dọ́kítọ́rìtì àtàwọn kan mí sallallahu alaihi wasallam òdodo tí yàn wà lórí ẹ̀lẹ́yàn ma fi jọ́jì àwọn èèyàn lẹ́yìn ma fi dájọ́ lórí àwọn èèyàn tí ó pàwọn èèyàn dárú irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí a má rí wọn alákatakí tí ó ní a má sì rí wọn bẹ́ẹ̀ alamọ́bí wọn lájábọ̀ ti sàlàyé bí pé kò lè má rí bẹ́ẹ̀ Sheikh Rabi' bin Hadi káka Sheikh Rabi' bin Hadi rahimahullahu ta'ala wọ́n sọ pé as-salafiyyu ad-da'if salafi tó lẹ man kanat usuluhu salafiyya ẹn tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ salafiyya náà ni ìpìlẹ̀ rẹ̀ fa huwa ma'ana ó wà pẹ̀lú wa gbẹ́lùn ó wà pẹ̀lú wa yìí ó sì ma ń jẹyọ lẹ́nu àwọn salafu dáadáa tọ́lá ma ń jẹyọ lẹ́nu àwọn sahaba nabi sallallahu alaihi wasallam káwọn yẹn mọ́gbọ̀ yìí sí pé wọ́n pè wọ́n ṣe hizbiyya ni fa huwa ma'ana ó wà pẹ̀lú wa ala anna al-ikhwan nípa àwọn ikhwanu wa tabligh àtàwọn tabligi wa ghayrihim wa ghayrahum àtàwọn àmì tó yàtọ̀ sí wọn min al-firaq nínú àwọn ọjọ́ annahum fi firaqun dalla nípa àwọn ọjọ́ tó sọnù ni wọn wa annahum yastahiquna يضعف في موقف أمول لني عوايك فمثلا فمثلا لقري يصافح ويسلم على إخواني يوم بلو يسمى ستسليم سي إخواني مع اعتقاده أنهم على ضلال قالوا قيوما قيريان نوا ولكنه فعل ذلك مع هذا الشخص شبا أسلي se lè لعلاقة نتوري إن كان aláàkọ́tìn nítorí nǹkan aw sadaqatin àbí jẹ́ ọ̀rẹ́ kan tó wà láàrin wọn aw muamalatin àbí ìbáṣepọ̀ kan tijaratan yálà ó fẹ́ ra nǹkan wọ́n fẹ́ jọdọ̀wò pọ̀ ní aw khajlun aw khajlin àbí nítorí ojú títí tó ní torí haya al khajlu al maslahatin àbí nítorí àǹfàní kan zannaha saliha tó lò bó dá wa hiya fásídà tó ṣe pé aburú ni fa hadha yuqalu annahu da'afun fi hadha al-mawqif eléyìí á sọ pé ẹni tó lẹ́ni nínú òrìṣẹ́ sí báyìí in tí yíò ma gbogbo àwọn usulu sunnah usulu salafiyya gbogbo ẹ̀ ló gbà wọlé gbogbo ẹ̀ ló sì àfẹ́ fífi síṣẹ́ sí ṣùgbọ́n nítorí àwọn ìdí kan nítorí pé òun gangan fúnra rẹ̀ náà lẹ àbáwọn ìdí kan ẹ pé yóò bí kó máa ba àwọn ìkọwá ní lọ́wọ́ bí kó máa kí yàn rí pé ó rọ̀ sí wọn bákabáka kò bá wọn sí dáwà papọ̀ kò dáàbòbò wọn kò sọ gbogbo ilé gbogbo yíò wáyé kò máa mọ́ àwọn príncipù wá láti máa fi ṣe káwọn èèyàn mẹ́lẹ̀ sọ̀rọ̀ sí wọn gbogbo yíò wáyé ni bóyá kìí lè tó lè kọjú yàn èyí ó gbà pé salafiyyun da'ifun amma al-mumayyi' Sheikh Rabi' sọ pé àmẹ́ rẹ̀ tó sì pé òun wọ́n milu àwọn òfin salafiyya báyìí àwọn òkú salafiyya òun wọ́n milu kó bá fi sẹ́rọ̀ àti pé mumayyi' ni ẹn tí ma ń tẹ pé ó gbà pé hajjúrò olè kò ààlè ló lásìkò ti wáyìí ẹni tó gbà pé ààlè ló hajjúrò ma àsìkò hajjúrò ti tán ta ma sọ pé àsìkò hajjúrò ti tán ẹlòmí ma ń sí gbọ́ pé àsìkò wà yọ́lá pọ́hùn bídá àpọ̀ súnnà lẹ kò wá ti ó sọ pé a lè ṣe hajjúrù pátápátá ó sì ń bá wọn jòkó níbi tá sí ń ṣe wà sí ṣe a lè ṣe hajjúrù náà pátápátá náà wà ara yẹn ó sọ pé a lè ṣe hajjúrù pátápátá ó sì ń yìn wọ́n ó sọ pé a lè ṣe hajjúrù pátápátá ó sì gbà pé ó ń bídá ní ó sọ pé a hajjúrù pátápátá ó sì gbà pé gẹ́gẹ́ báwọn sáràfù sí gbà ní kí burú ju kèfèrí lọ lápá pé aburú wọn ọ̀kan sáwọn mùsùlùmí aburú wọn ó sì ó sì lágbára lórí tó jẹ́ islam tó mọ́ kanga tí a bá sọ pé nǹkan burú jù nǹkan lọ kò sẹ̀sẹ̀ túnmọ̀ pé gbogbo wájú hù ní kìníyàn ó fi burú jù lọ gẹ́gẹ́ bí tashbihi ni gẹ́gẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíyàn sọ pé nǹkan burú jù nǹkan lọ kò lè túmọ̀ pé gbogbo abala náà ni kíyàn ti burú jù ara gbogbo ẹni tó ti pé òṣùrù rẹ̀ fásidà ẹni tó gbà pé ìpìlẹ̀ ni kí mùsùlùmí kó jẹ́ sáláfí gẹ́gẹ́ bó ṣe pé ìpìlẹ̀ náà ni kí mùsùlùmí kó jẹ́ kíni kó jẹ́ wọ́n ni alladhi usuluhu fasidatun ẹni tó wípé ìpìlẹ̀ rẹ̀ ó burú wa yulabbis thawba salafiyya a ma wọ́n gbé aṣọ salafiyya wọ̀ wa yatadhaharu bidhalik isin fi ha àwọn èèyàn in tó wọ́n bẹ́ nìyẹn ẹ wá rí kípìlẹ̀ èèyàn kó burú àbí kípìlẹ̀ èèyàn jẹ́ in tó bàjẹ́ oríṣiríṣi sáfàyàn ní pé ah, eléyìí òun ò ní yàn ẹlòmí ìsìrí ọlá àwùjọ àbọ́lá in tí ó hàn tẹ́lẹ̀ tó wá padà hàn sáwọn èèyàn eléyìí èèyàn ní mú sí ṣùgbọ́n ibi tẹ́yìn ó ti mú sí ní pé tán bá pè sákèsí ó wá yarí ó wá tún wá ń ṣe alwàlá wàlbàrọ̀ lórí lẹ́yìn ìgbà tí a bá bá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí a bá fi ẹ̀rí hàn tó takó lórí rẹ̀ eléyìí ìrẹnibẹ̀ yuhadhar minhu tó sì ń tànká èyàn kìlà àwọn èyàn parẹ̀ wọ́n ni ó sì ń wọ aṣọ sàlàfíyà wàtàdáhà e bí in tó fẹ̀ ni yóò ma sọ pé manhaja ahlu sunna tó fẹ̀ ni sunna tó rọrùn ni kalimatu haqqin urida biha al-batil hatta al-ikhwan yas'u hatta al-ikhwan ní kíkọ́dá ó gba àwọn ikhwani wọlé wa tabligh àtàwọn tabligi wa ghayrahum àtàwọn tó yàtọ̀ sí wọn wa annahum òun gbà pé a lè rí ikhwani a lè rí sunni nínú àwọn ikhwani ìpìlẹ̀ yìí èyàn ti mọ̀ pé lè yíè ṣe salafiyyun da'if mumayyi' lélẹ̀ àbẹ́ni tó sì pé ìpìlẹ̀ kan ó ń lò fáwọn kan ó ń lò ìpìlẹ̀ kan fáwọn ikhwani ó wá lò fáwọn tó sì pé wọ́n jẹ́ wọn iṣẹ́ ikhwani bọ̀ àwọn náà bọ̀lálà ju àwọn ikhwani lọ àwọn náà tó ń tàn sọ nìyẹn tàbá sọ páwọn so àwọn yẹn dọ̀láàdà tí wọn kò hàn sáwọn èèyàn tó lúkọ àwọn súnmọ́ súnnà gan o wọ́n ń lo àwọn príncipù àwọn yẹn príncipù tó ń lò òun lò fáwọn ẹ̀kọ́ wá ní o wá pa àwọn ilé ìtì o wọ́n bá wọn lò pẹ̀lú yíò mọ̀ pé òun náà bọ́tán kò nù àrùn wọ́n sì pọ̀mọ́ ní àwùjọ wa wọ́n ni wọ̀yẹ́sàá fi taqriri dhalika bayna as-salafiyyin ó sì ń sapá láti fi rìnlẹ̀ láàrin àwọn sálàfí bí ta'asilatin pẹ̀lú àwọn ìpìlẹ̀ wa qawa'idin batila àtàwọn òfin burúkú fa huwa an yuhdima as-suwa al-waqi'a tó wà láàrin àwọn sálàfí àtàwọn aládàdálẹ̀ kí gbogbo kádà mẹ́jà àpapọ̀ wọ́n ni wà án yahdima albara'a min ahli bid'a ó sì fẹ́ wó kíyàn ma ṣe bara'a kó lọ́dọ̀ àwọn bid'a bọ̀ wọn ò ní sọ fún yín tó burú ni pé wọn ò ní sọ fún yín páwọn fẹ́ ṣe gbogbo eléyìí ó yẹ kí èèyàn mọ ìtàn àwọn bídá àgán bí àwọn bídá àti bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan yìí àwọn àṣà àìrọ̀ àwọn gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ láyé lónìí òní jọyàn lójúmọ́ ṣe bá wọn kan náà kọ́kọ́ wá àwọn kílọ̀kọ́ wọn àwọn fi ìtakò islam àwọn fi hàn yes falsafa làwọn fẹ́ máa ṣe lẹ́yìn náà àwọn mu'tazila tún wá àwọn tún mú àwọn fi ẹ̀rí àwọn fi wọ́n fi dáàbòbò ti wọn lẹ́yìn náà àwọn kan tún wá àwọn kùlàríyà àwọn tún wá àwọn tún júlẹ̀ náà àwọn kan táwọn Mu'tazila ń ṣe tó burú gan àwọn náà fi ẹ̀rí wọ́n tún fi dáàbòbò ti wọn lẹ́yìn náà àwọn Asha'ira tún wá àwọn náà tún fi dáàbòbò àwọn náà tún fi ẹ̀rí wọ́n fi dáàbòbò ti wọn wọ́n tún júlẹ̀ nínú àwọn kan táwọn kùlàríyà ń ṣe oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láti máa rí lónìí nínú àwọn bídá tó sì pé wọn ò ní sọ fún yín pé kẹ má bá wọn bídá àti kódà wọn mọ̀ sọ fún yín pé ìgbàmà lọ́dọ̀ bídá ṣùgbọ́n tí wọ́n ṣe ni pé wọ́n wà tún definition bídá wọ́n wà tún define kí nìdí gẹ́lẹ́ nǹkan tí àwọn àwọn jahmiya ṣe ń gbà yẹn náà nìyẹn a jahmiya wọ́n sọ fún yín pé ọlọ́wọ́ bó torí pé wọ́n fẹ́ ṣe náfíù ọlọ́run ọba gangan ni wọ́n fẹ́ wọn ò fẹ́ fi ọlọ́run ọba rinlẹ̀ wọ́n fẹ́ dá làákà àwọn èèyàn rú yóò wá máa máa wọ́n wá mọ́ àwọn nǹkan tí tẹ́ bá ti fi yẹn ilẹ̀ bátìlì wọn náà jẹ yóò rinlẹ̀ tó ipé kìí yẹn sírí sílà ní tó bá ti fi èyí tán fẹ́ fi rinlẹ̀ tó bá ti fi rinlẹ̀ wàláì gbogbo nǹkan yóò kù tán fẹ́ fi rinlẹ̀ náà gbogbo ẹ̀ náà sì máa wọlé in tó ṣe pé ìtafẹ́ fi nílẹ̀ yẹn èyàn gbọ́dọ̀ gbá olé láyé ènìyàn ìpín on bídá lẹ́yìn táwọn olùmọ̀ ṣe ìjìmá lórí bídá rẹ̀ àmẹ́ èyí táwọn olùmọ̀ bá yìí yapa kìí sọ bídá kálà láyé kò lè sọ bídá àmánìyàn kò lè sọ bídá àmánìyàn gbogbo àwọn ìpìlẹ̀ yìí ó ń Sàláfì gbọ́dọ̀ máa bídá wọn ò ní sọ fún ipá àwọn fẹ́ báwọn tó jẹ́ mọ̀lẹ̀ harifẹsẹ̀ gbogbo kí ní ìlú ìsára fi ó mọ̀ owó ronú sí dáadáa robina ibn hadi al-madkhali wọ́n tẹ̀síwájú wọ́n ni yóò yuridu an yá ala alàtàmà yúzi alàlman manhaj al-wala wal wọ́n ni ó fẹ́ parí pé ìhàgẹ́rẹ́ àti ìyàtọ̀ tó wà nínú almanhajul wala wal bara ìmúnilọ́rẹ̀ àti ìmúnilọ́ta ó fẹ́ ó fẹ́ jí kí gbogbo ẹ̀ pàdí pátápátá wa yastaghillu kaunahu yatazahar bisalafiyya yíò wà máa fi pé àwọn èèyàn ká kún sálàfí òun yóò máa lò in tí wọ́n

أبو الحسن المأروي فهؤلاء ونيلوا وين باي الشيخ ربيع ونيلوا وين باي يعيث في الشباب السلفية فسادا فسادا وانت عبرك لاني àwọn ọ̀dọ́ salafi ni بتأصيل قواعد فاسدة pẹ̀lú pé kan máa fi àwọn àwọn òfin burúkú kan máa fi rìnlẹ̀ ẹlákùntọ̀rọ̀ ọlọ́wọ́ bá àwọn táwọn olùmọ̀ hadithi ti yanjú tó fi sàlàyé tipẹ́tipẹ́ ní pé al'aslu fil muslim gan kí sí àdálà ní tán sàlàyé nìyẹn hatta àwọn tó sọ pé àdálà ni wọ́n zamma wọn lórí ẹ̀ wọ́n sì mú àwọn hadithi wọn kó wá sí pé irú rẹ̀ lèyàn tó wá fẹ́ fi ẹni lẹ̀ nínú sàlàfíyà láti fi pé gbogbo àwọn kìíní gbogbo ẹ̀ ló ní target gbogbo ẹ̀ ló sì ní ìdí tó fi ń ṣẹlẹ̀ torí pé wọ́n gẹ́bí Abul Faraj Ibn al-Jawzi ghafara Allahu lahu wa rahimahu gẹ́bẹ́ sí sọ́nà tí ra wọn talbisu Iblis wọ́n ni ṣaitọ́nù ó lè sílẹ̀kùn 99 fún yàn kalẹ̀ láti pé kó gàbí jẹ́ kíyàn wọ lẹ̀kùn anú ẹyọ kan ó ń bídá ó lè fi òdodo 99 rílẹ̀ àbẹ́yìn tó jẹ́ munharis tí èso ń bídá tó yí pé ẹni tó yẹ gẹ̀rẹ̀ kó ní díẹ̀ kó lórí manhajjus salafin so irú ẹni bẹ́ẹ̀ yóò ma fi òdodo 99 nílẹ̀ fún yín ni yóò sọ fún pé bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣìṣe bẹ́ẹ̀ ni àwọn àṣìṣe tán ṣe yapa sí súnnà bẹ́ẹ̀ ni àwọn ẹni yìí á ojú ọ̀nà tán rí òfin bẹ́ẹ̀ bá súnnà mú tó gbogbo kí ní ẹni ó ma fi nílẹ̀ fún yín lọ ṣùgbọ́n ní gbẹ̀yìn gbẹ̀yìn kí ni yóò sọ fún yín yóò sọ fún yín pé ṣùgbọ́n ṣe tó wá ti sọ ṣùgbọ́n yẹn báyìí kí a sì dìde kúnlẹ̀ kí a máa lọlé ندكني الشيخ ربيع بن هاري المدخلي وسطي آه، فهؤلاء يعيث في شباب السلف في الشباب السلفي منتقلا يا مولى السلفي فسادا او برو بتاسيل قواعد فاسده بل هو وفي بروكو تموا تميت منهج الولاء والبراء تيو منهج الولاء والبراء تيو فالفرق واضح ìyàtọ̀ tí ń bẹ láàrin sáláfí tó lẹ àti mumayyi' ó hàn gẹ̀rẹ̀ barakallahu fikum in ji a sheikh rabin kan sọniya kawo nọ́rọ̀ al-hafiz ibn rajab láti fi sàlàyé tí wọ́n rọ̀ wani wa amma sunnatul kamila al-hafiz ibn rajab sọ pé èyí sunna tó pé kama qala al-hasan gẹ́gẹ́ al-imam al-hasan gẹ́bà sí sọ wa yunus ibn ubayd àti yunus ibn ubayd wa sufyan àti sufyan wal fudayl àti fudayl wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sí wọn wa li hadha nítorí ilé wusifa ahluha bil wọ́n ròyìn àwọn tó ń ṣe súnnà pẹ̀lú ìjájòjì fi akhiri zaman nígbẹ̀yìn ayé liqillatihim torí pé kéré wa ghurbatihim wa ghurbatihim àti bá ṣe jẹ́ àjòjì nínú iṣẹ́ súnnà ni wàlìháàdá nítorí ilé wọ́lọ́dá fi báàdì ríwáyà tó pé àwọn èèyàn ó ti jì sínú ìrújú àwọn èèyàn tún wọ́n ní jì sínú ìrújú nìkan ìfẹ́ẹnú ìfẹ́ẹnú gan fẹ́ pọ̀ ju ìrújú lọ láyé ìfẹ́ẹnú ó fẹ́ pọ̀ ju ìrújú lọ ṣùgbọ́n ahlu súnnà ẹ rí pé yóò yàtọ̀ yóò mọ̀ sọ pé ah, lọ́wọ́nù nǹkan yóò àmọ́ yọjọ́ lójú pé tí ah, gbogbo èèyàn ní ń ṣe kí ní ìtorí ọlọ́run tí gbogbo èèyàn bá ń ṣe wọ́n ṣe náà nìyẹn òun ò ṣe ìwọ̀n ò fẹ́ tẹ̀lé ìfẹ́ ẹnu nìyẹn òun ò fẹ́ tẹ̀lé ìfẹ́kúfẹ́ ọkàn rẹ̀ kò fẹ́ tẹ̀lé ìfẹ́kúfẹ́ ọkàn kò sì fẹ́ tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ nínú àwọn òrújú ahlus sunnati wal jama'a wọn ní fẹ́ ma fi rújú sẹ́sìn ẹ̀rí ni ẹ̀rí wọn mawaki in tí tó yí tó sanwọ́ dájòjì láàrin àwọn èèyàn nìyẹn tó sì pé ẹni tó pé jù nínú súnnà òun náà lẹ́ni tó sì pé wọn ma bá nínú àwọn nǹkan táwọn èèyàn ṣe tó jẹ́ haram wọn sì ma bá nínú àwọn nǹkan táwọn èèyàn ṣe tó jẹ́ bídà àbáwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn ولهذا ورد في بعض الروايات كما سبق fi tafsiri al-ghuraba wọ́n ní iná ló fi wá nínú àwọn apákan ẹgbàwá níbi àlàyé ẹn tó ń jẹ́ àjòjì gangan Ànábì sallallahu alaihi wasallam qawmun salihun àwọn èèyàn dáadáa kan qalilun wọ́n kéré gan fi qawmi su'in kathir tó wà láàrin àwọn èèyàn burúkú tó pọ̀ gan man ya'sihim àwọn tán sẹ̀wọ́n aktharu mimman yuti'uhum wọ́n pọ̀ jù àwọn tán gbọ́rọ̀ sí wọn lẹ́nu lọ tí a nábi sallallahu alaihi wasallam tó fi ròyìn wọn torí pé àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n yẹn wọn ò ṣẹ̀wọ̀n torí pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́ bá wọ́n ń ṣẹ̀wọ̀n torí pé wọ́n fẹ́ yapa tọ́lọ́wọ́ bá ní kódà wọn ò bá máa gbé àwòrán apá wọn tẹ̀lé tọ́lọ́wọ́ bá sí wa fi hadha isharatun àtàwọn tí wọ́n gba ní tán pèpè sí ní tó gbà wọlé bẹ́ẹ̀ni ya bó sì rí náà nìyàn ìgbà míì tí gbogbo ẹwà súnmọ́ tó bá dàrú mọ́ lójú pé àá ah, ah, tó tọ́ ni gbogbo tó ń sọ náà pé ah, àwọn pípò yóò pọ̀ sọ ya ti kìí ṣe pé bóyá mọ́ ṣe ìṣàrọ̀ sí nǹkankan gẹ́ mo sí sọ pé àpẹẹrẹ tí bá mú wá kò túnmà hasuru kò túnmà pé mo dáadó lórí yẹn gbogbo tó bá lè máa jẹyọ bẹ́ẹ̀ náà ni aha so kí a mọ́ sọ pé á ah, wọ́n kéré wọn ò pọ̀ ẹkùn nígbà tẹ bá wá kó súnà jọ sáàrin yìí nìkan àkó súnà wallahi kò lè àmọ́ ní pé a wà gbà pé èyí tẹ́yìn ṣe yẹn náà jẹ́ súnnà tó ìsìnkú ya pa súnnà Nabi sallallahu alaihi wasallam gbogbo akáwàtí àwáfin tó jẹ́ súnnà lẹ̀ àkẹ́là kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀sùn tó wọ́n bá fi kàyàn ni wọ́n ma fi kàyàn wọ́n ni wà fi hadha isharatun ila qillati wọ́n mọ̀ yapa wọn ó pọ̀ gan àtàwọn tí ó mọ̀ sẹ̀ wọ́n pọ̀ gan walihadha jaa fi ahadithin muta'addida wọ́n ni iná ló fi wá nínú ahadith tó pọ̀ gan madhul mutamassik bidinihi tí wọ́n yẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú fi akhir zaman ní ìgbẹ̀yìn ayé ajra khamsina mimman qablahum ẹ̀san àwọn tó tó 50 nínú àwọn tó síwájú wọn ẹni tó bá ń ṣe dáadáa ẹni tó bá ń ṣiṣẹ́ ẹni tó bá jẹun súnnà ẹni tó bá wọ́n àwọn ọkùnrọ̀bá yóò ma ní ẹ̀san àwọn 50 nínú àwọn tó síwájú nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam gẹ́gbó sí wọn nù hadith tó nílẹ̀ bẹ́ẹ̀ ó wá nínú hadith nabi sallallahu alaihi àtàwọn kútùbù mìíná nígbà anábi sallallahu alaihi wasallam anábi sọ pé inna min waraikum ayyam yóò padà wá lẹ́yìn yíò àwọn ọjọ́ kan asabru fihinna kí a ma ní sùúrù ń bẹ mithlu al-qabdi ala al-jamri yóò dà gẹ́gẹ́ bí èyàn di ogun námúni lil'amili fihinna mithlu ajri khamsina rajulan ya'maluna mithla amalikum wani lil'amili fihinna ẹn ti ma ń ṣiṣẹ́ nù rẹ̀ ẹn ma ń gbìyànjú nù rẹ̀ mislu ajri khamsin yóò ma ní ẹ̀san àwọn tó tó 50 nínú rajulan ya'maluna mithla amalikum tán sì sẹ́ irú sẹ́yìn báyìí qala abdullah ibn al-mubarak abdullah ibn mubarak ó sọ pé wa zadani ghayru utba wọ́n ni ẹlòmí tó yàtọ̀ sí utba ó lékún nínú riwaya tó ń gbà pé sọ̀rọ̀ yí wọ́n sọ pé ilé òjíṣẹ́ ọlọ́run bá ajúrò kọmsínà minna aw minhum ṣé yóò mọ̀ ní tó tó ẹ̀san èèyàn 50 láàrin ìgbà tí wọ́n ní àbí láàrin tiwa qala bal ajúrò kọmsínà minkum yóò mọ̀ ní ẹ̀san àwọn tó tó 50 láàrin tí àhàdìsí àwọn olùmọ́sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí rẹ̀ pé ah, sọ wá túnmọ̀ pé àárí àwọn èèyàn tí ó wà ń gbẹ̀yìn ayé tí wọ́n ju àwọn sàhábà nàbì sallallahu al-Hafiz ibn al-Hajar àti al-Imam an-Nawawi inú àlàyé wọn ìtọ́ sàlàyé wọn ni pé àwọn sàhábà kò sí ẹni tí ọlá wọn tó tó ti wọn kò sí ẹni tí ọlá wọn tó tó ti wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe rí pé àwọn èèyàn ó padà bàjẹ́ nígbẹ̀yìn ayé tí a bá wọ́n sọ pé tí a níbi sallallahu alaihi wasallam bá fi àwọn èèyàn náà wé èèyàn 50 pé ẹ̀sẹ̀ èyàn 50 dáadáa bírò àwọn sàhábà náà ni ní so alimam dalajab wọ́n tẹ̀síwájú wọ́n ni wa anna lil amil minhum ajru 50 ajra 50 mimman qablahum لأنهم لا يجدون أعوانا في الخير تلقى àwọn òrí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ lórí dáadáa wọn òrí àwọn èèyàn tí ó ràn wọ́n lọ́wọ́ dáadáa wà háhùláhì Rajab ma sọ pé àwọn kisman ìpín méjì wọ́n pín sí intabi intabi kí a tẹ́tí sí ilé ìdada ahaduhuma aláwọ̀kọ́nú àwọn nínú náà yìí man yuslihu nafsahu ẹni tó ń gangan tún ara rẹ̀ sí yàndà fasadi nas nígbàtà àwọn yẹn bá ti bàjẹ́ òun gangan mọ̀ tún ara rẹ̀ sí yóò mọ̀ tún ara rẹ̀ sí gbogbo sun iná kejì man yuslihu ma afsada an-nas àwọn tó mọ̀ tún táwọn yẹn bàjẹ́ sí àti ṣe ìṣàrọ̀ wa sí eré nígbàtà ń sàlàyé àmọ̀kọ́dímà tíráì ní pé wọ́n pé méjì àwọn tó mọ̀ sí dáadáa àtàwọn tó mọ̀ tún in tó ti bàjẹ́ sí wa huwa a'la al-qismayn ẹ wá rí àwọn tó mọ̀ tún nǹkan tó ti bàjẹ́ sí in táwọn yẹn ti bàjẹ́ sí àwọn náà gajù nínú ọ̀nà méjèèjì wa huwa وقد خرج الطبراني الإمام الطبراني ما تبيو وقبجاد النتلاوة وغيره أتوامين بإسناد فيه نظر pẹ̀lú ìsinádi tó ṣe pé ìwòye sí díẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú pé hadithi tí alhafiz mọ́rọ̀jà tán fẹ́ sọ yìí hadithi hadithun mawdu'un hadithun mawdu'un yẹ́bí àwọn olùmọ̀gẹ́gbẹ́ sí sàlàyé pé hadithi hadithun mawdu' pé hadithi tó lè débi pé hadithi tán fi parọ́ ma nabi sallallahu alaihi wasallam ni àwọn olùmọ̀mí sọ pé hadithun munkar pé hadithi hadithun munkar kí ni di torí pé wọ́n sọ pé Mutarrih ibn Yazid ó wà nù àwọn rawi hadithi Mutarrih ibn Yazid ó wà nù àwọn rawi hadithi al-Imam wọ́n sọ pé Mutarrih ibn Yazid da'if الإمام ابن الحبان عنا نصف مطرح ابن, ابن يزيد لا يحتج بروايته إنه ليه في عوائق بواري إنه ليه في سياري بحال من الأحوال بلوي يكيي يكيي يسيسي إنه ليه اللوية بواتي مطرح ابن يزيد طبعا ما تيوان به تركوا من بواري بواري دعوة الله لما يروي من الضعفاء آه الإمام العقيلي عنا نصف لا يتابع على حديثه wala yu'rafu illa bihi wọ́n ní èyàn gbọ́dọ̀ máa ti ẹ̀tún tábàá hadithi rẹ̀ in tán pè ní mutaba'a wa tatabbu'u turuqi lidhalika huwa al-i'tibar gẹ́gẹ́ al-imam al-hafiz ibn hajar gẹ́gẹ́ bá ṣe sọ nínú nukhbatul fikr at-tatabbu'u kí a máa wá kí a máa tí ó tún fi lágbára tí ìsinádẹ̀ ó fi lágbára òun náà pè ní al-i'tibar wọ́n ni wa qala ibn Ma'in laysa bi shay Yahya ibn Ma'in wọ́n sọ pé kèése kankan wa qala Abu Zur'a da'if àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ulama tí wọ́n fi ṣe hukmu lórí hadithi ní pé hadithun hadithun munkarun mawdu' kò ní bukata sí kaka nígbàtí a ti ma isnadare ṣùgbọ́n al-imamu Ibn Rajab al wọ́n máa máa mú wá láti wá sàlàyé a sì lè kánà nítorí ìtumà rẹ̀ ṣùgbọ́n ah, àwọn olùmọ́mọ́ ń sọ́yìn lára nípa irú àwọn hadithi báyìí al-Hafiz ibn Rajab sọ pé ó wá nínú hadithi tí a al-Imam at-Tabarani tán gbé jáde ni pé inna li kulli shay'in iqbalan wa idbaran wọ́n ní gbogbo nǹkan ló ní ìgbà tó máa lọ síwájú ìgbà tó sì máa ní ìfàsẹ́yìn wa inna min iqbali hadha ad nínú ìlọsíwájú eh, ẹ̀sìn bá kuntum alayhi min al'ama wal jahala in tẹ́ wà lórí ẹ̀ nínú ìfọ́jú àtàìmọ̀kan wa ma ba'athani Allahu bihi tọ́lọ̀ fi wá padà gbé mi dìde ìbáyẹni ẹ̀sìn ìlọsíwájú wa inna min iqbali hadha ad-din dájájú nínú ìlọsíwájú ẹ̀sìn an tafqahu an tafaqaha al ìjọ kí mọ̀lẹ́bí kan àbí ìdílé kan kan gbọ́ ẹ̀sìn yé pẹ̀lú gbogbo àwọn èèyàn tó wà nù rẹ̀ hatta la yujad hatta la yujad fiha illa al-fasiq wal-fasiqan gẹ́dọ̀ títí tá fi dé pé a nífẹ́ rí nú ìdílé yẹn àfi pòkí kan àbí pòkí méjì fahuma maqhurani dhalilan wọ́n sì borí wọn wọ́n jẹ́ ni yẹpẹrẹ in tí a méjì bá sọ̀rọ̀ kumi'a wọ́n borí wọn wàkúhìrọ̀ wọ́n sì jẹ gàbà lé wọn lórí wàdùtúhìdà wọ́n sì sọ ọ̀rọ̀ wọn dànù wà inna min idbari hadha dì nínú ìlọ́sẹ́yìn ẹ̀sìn kó jẹ́ olùmú nǹkan ní ẹpẹrẹ kan jẹ́ aláìmọ̀kan hatta la yura fiha illa al-faqih wal-faqihani tó sì pé èyàn lè mọ́fẹ́ rẹ̀ tí ó gbẹ́sìn yẹ́ bẹ́ àfihàn yẹ ọ̀kan àfihàn méjì nígbẹ̀yìn ayé fahuma makuhurani dhalilan àméjì wọ́n jẹ́ ni tí wọ́n ború wọn jẹ́ ni yẹpẹrẹ in takallama fa amara bil ma'ruf ta ma sọ̀rọ̀ ta wa nahaya anil munkar ta sì kọ ìbàjẹ́ kúmíà wọ́n dánú wọ́n borí wọ́n tó hìdọ̀ wọ́n sì dánú fahuma makuhura ni zalilan àmìjì wọ́n jẹni tán borí tán sì jẹni yẹpẹrẹ la yajidani ala zalika a'wanan wala ansara wọn sì ní ní olùrànlọ́wọ́ bẹ̀ẹ̀ sí wọn sì ní ní alárànsí so kò sí wá nínú hadithu mawdu'un yìí nìna in tí àlàyé tó fi ròyìn olùgbàgbọ́ nínú olùgbàgbọ́ nínú hadithi al'alihu bi sunna ẹni tó tẹ́kọ́ ní ma ń pa sunna alfaqihu fi din ẹni tó ní ìmàjìnà nípa ìsìn bí annahu sayakunu fi akhiri zaman ẹni tó ma pẹ́ nígbẹ̀yìn ayé o ẹ̀ndà fasadihi nígbàtí ayé ẹni agbára láàrin àwọn èèyàn la yajidu a'wanan kò ní rí olùrànlọ́wọ́ wala ansaran bẹ́ẹ̀ sì ni kò ní ní alára sí wa kharaja at-Tabarani al-Imam at-Tabarani wọ́n gbé jáde bí isnadin fihi da'af pẹ̀lú isnadi kan tó sì pé ó ní ọlẹ́ ó ní ilẹ̀ nínú عن ابن مسعود لا تضع ابن مسعود تسقي وإن من أشراطها أوكي حديث يجي حديث تقوم نعم هو هو هو نينو حديث يقول وإن من أشراطها يقول نينو آه nínú àpẹẹrẹ ọjọ́ ọ̀gbìndì àyẹ̀kún al-mu'minu fil qabila ní pé ẹni tó jẹ́ mu'mini nínú ìdílé kan azalla minan naqdi ó yẹpẹrẹ ju àgùntàn kékeré lọ wà naqdu huwa al-ghanamu as-sighar wọ́n ní àwọn àgùntàn kékeré kan tán rí ráúráú àwọn ìdánpẹ̀ ní annaqdu nìyẹn annaqdu al-ghanamu as-sighar yóò kéré ju àwọn àgùntàn tán kéré tán rí ráúráú lọ in tí hadithi ń sọ nìyẹn ma hadithi yìí bákanáà hadithun mawdu' hadithi tán hun òun náà lẹ́rìí قال ابن حبان الإمام ابن حبان وصل مجروحين وني انتوا نو حديث سفيان بن مسكين آه، سيف بن مسكين وني يروي يأتي بالمقلوبات أمم حديث تنتيجي تنتيجي بدا والأشياء الموضوعات أتاوا أوريس ريسا وهجو وقال الذهبي الإمام الذهبي نصر wọ́n ni wáhìn wọ́n sọ pé ẹnìkan tó ṣe pé ẹni tí ó dọ̀ífù ni tàbí ni wáhìn ọdá àwọn afá aládé bí ma'ana ad-da'if ṣùgbọ́n àwọn olùmọ̀mí ni ohun tó ó lágbára ju ad-da'ifu wọ́n wá fi musnad al-imam ahmad wọ́n lọ́n bẹnu musnad imam ahmad an ubadata ibn samit látọ̀dọ̀ ubada ibn samit annahu qala li rajulin min ashabi n kò sọ fún yakan nínú àwọn makewu rẹ̀ yushiku in talat bika al-haya ni gbé ó sí sí tí ó bá lọ́sẹ̀mí tó gùn an tara rajula ni pé ó rí ẹni tó sì pé قد قرأ القرآن أكى القرآن على لسان محمد صلى الله عليه وسلم أكى القرآن جاء النبي صلى الله عليه وسلم تكى فأعاده وأبدأه أتون جاني جمع قراري تسمى تنبري وأحل حلاله gbogbo àwọn tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ó ṣe lẹ́tọ̀ wa harrama gbogbo àwọn tó jẹ́ ìwọ̀ rẹ̀ ó sì sẹ́lẹ̀wọ̀ wà nazala inda manazili gbogbo àwọn ààyè tí Kùránì gbé nǹkan sí bẹ́ẹ̀ náà ló gbé e sí gbogbo ààyè náà ló náà sì dó sí la yahuru fikum illa kama orí òkun bètè kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kò ní yìí láàrin gẹ́gẹ́ bí àyàfi gẹ́gẹ́ bí orí òkun bètè kẹ́tẹ́kẹ́tẹ́ náà sí ma níyì so in tí ọba àjẹta ibn Samit in tó fi ròyìn in tó sì pé yóò ma di alkùránù mọ́ yóò ma kò ní kọjá ni kò ní ìtọ́nà ọba pàṣẹ àti ìtọ́nà ọba bá kọ̀ léwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó wà ní báàbù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bọ́pákò ní pé wọ́n lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó wà ní báàbù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n bọ́pákò ní pé wọ́n lẹ ilé iná bákan náà hadithun da'if bó ti ẹsẹ pé a rí nínú àwọn ah, olùmọ̀ tí wọ́n hassana حديث لي آه، أثري أثر صحابي سبع الصحيح أنه ضعيف ومثله قول ابن مسعود وني رويان بلون طوى أثر ابن مسعود وني يأتي على الناس زمان إذا كان قد أبو أباوية يكون المؤمن فيه من يوم جنبه أذل من الأمة تيوي يبرجو أروبين الله mùmìnì ó padà àwọn ìgbà kan padà bọ̀ wá bá àwọn èèyàn tó yẹ pé mùmìnì ó padà yẹpẹrẹ ju ẹrúbìnrin lọ wà innama al-Hafiz Rajab tẹ̀síwájú pé wà innama zallal mu'min ha o lè wá sórí yàn lórí pé a ah, kí ló dé al-Hafiz Rajab ẹn tàà pè ní Hafiz tó wá sí pé tíra àwọn olókun kẹ́kẹ́ fún dọ̀áìfì in tó ma ń fà òun ni pe, àwọn àdí orísìírísìí ló ma ń fà gẹ́gẹ́ bí àwọn olùmọ́ ti ṣe sàlàyé lára àwọn ìdí tó fún mọ́ǹfà òun náà ni pé kó sí pé wọ́n gbà wọlé pé nínú at-targhib wa at-tarhib pé tí wọ́n bá fẹ́ sí ìyànlójú kòkòrò tí wọ́n sì fẹ́ dẹ́rù àwọn èèyàn ìyẹn lè lo àwọn hadith da'if ìyẹn lè lo àwọn hadith da'if àbí kan gbà pé in tó bá yẹ pé kìí ní pé fil halal wal haram ní pé àwọn hadith báyìí yóò lè lọ so àmá àwọn hadith tó sì pé àwọn nǹkan tó hàn náà ni àbáwọn nǹkan tó ti rinlẹ̀ náà pẹ̀lú àwọn hadith nínú àwọn hadith mi tẹ́lẹ̀ àwọn olùmọ̀kọ̀kan gbà pé èèyàn lè so àtàwọn dí mi gẹ́gẹ́ bí tó sì pé bóyá bí nínú madhabu hanabila alimama ahmed gangan fúnra wọn inú usulu madhabu wọn ni pé wọ́n gbà pé kíyàn lo hadith da'if ó lọ lájú pé kíyàn lo láàyí ara rẹ̀ lọ so iná lè yàn fi rí ní àwọn abomi tó yí pé àwọn tíra àwọn hanabila ń gbà mí àwọn tíra àwọn olùmọ̀mí iná tí yàn rí àwọn hadith da'if ń bẹ̀ so ìgbà mí ìsẹ̀rẹ̀ wọ́n máa fi mú wá wọ́n máa ń wá láti fi kó gbogbo àwọn tórókò yẹn papọ̀ ni gbogbo àwọn ọ̀nà tàbí fi yẹn gbà wá kán kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan nípa wá pẹ̀lú láfùsí ń bomi ó wá pẹ̀lú láfùsí ń bomi so ìdí ni àtàwọn àdí mìíràn táwọn olùmọ́sálàyé tí ó fi mọ́ bá hadithu da'ifu pàdé nínú àwọn tíra huffaz àwọn ni wa inna ma zalla al-mu'min wọ́n ni ìdí tí mu'mini fi yẹpẹrẹ akhiro zaman ní ìgbẹ̀yàyé li gurbatihi bayna ahli al-fasad torí pé òun jájòjì láàrin àwọn tán bá ti gbé máìkì bá sẹ́nu báyìí títí kí wọ́n fi parí ìrújú ni wà ṣahawad àwọn ìrújú oríṣiríṣi wọ́n ni tẹba gbélé ní bídá kílẹ̀tẹ̀ ń lo tíré ilé iná tẹba ní ká mọ́ lo tíré ilé kílẹ̀tẹ̀ iná ń lo tíré ilé tẹba ní kẹmọ́ sílé kílẹ̀tẹ̀ iná sílé tí a bá jòkó ti pé yóò máa dáhùn gbogbo àwọn olújú wọn mẹ́tẹ̀ ti sí wọ́n ni kulluhum yakrahuhu wọ́n ni gbogbo àwọn èèyàn lókòrìra rẹ̀ wa yu'dhi gbogbo wọn ní ṣe sùtá fún li mukhalafati tariqatihi torí pé wọ́n yapa torí pé àwọn yapa ojú ọ̀nà rẹ̀ li mukhalafati ọmọ bayanatihi lima hum alayhi torí kó sì yàtọ̀ sí ìtàn wà lórí ẹ̀ walamma mata dawud at-ta'i nígbà tí dawud at-ta'i nígbà tó kú qala ibn sammak ibn sammak sọ pé inna dawud nadhara bi qalbihi dawud at-ta'i ó wò pẹ̀lú ọkàn rẹ̀ ó ronú pẹ̀lú ọkàn rẹ̀ tàbí basara al'ayun wani fa'asha bi qalbihi basara al'ayun ó ní ó wá ó wá rí pé in tí ọkàn ń rí yàtọ̀ sí in tí ojú ń rí faka'annahu lam yanzur ila ma antum ilayhi bí bà pé in tẹ́yìn ṣe kọ́ lóhun tẹ̀ ń rí rárá tanzuruna wa ka'annakum la tanzurun ẹ̀yin wo ẹ̀rí ẹ̀rí nǹkan ó sì dàgbà pé ẹ̀rí nǹkan ìlàmá ilé yìí yanzur tanzuruna wa ka'annakum la tanzuruna ìlàmá ilé yìí yanzur ẹ̀yin wo náà ẹ̀yin rí náà ẹ̀yin wo nǹkan ṣùgbọ́n ó dàgbà pé wo nǹkan ìtẹ́yìn rí ẹ̀yin sí mọ̀lára dáwùdù tọ́ì wa huwa minkum ya'jab òun náà sí sí mọ̀látara yìí istawhasha minkum orí yìí àjòjì innahu kana hayyan wasatu mauta ó jẹ́ nìkan tó ti pé alaye ní láàrin àwọn òkú wa minhum alhafidu mọ́já tẹ̀síwájú wọ́n mú ilé ìwá láti fi sàlàyé pé ẹn tó pẹ̀lú òdodo tó dìmú yẹn pẹ̀lú tí ó wọ̀n tẹ̀lé yẹn yóò jẹ́ àjòjì láàrin àwọn èèyàn ni ومنهم من كان يكرهه أهله الله أكبر الحافظ رجب sọ pé in benu àwọn yan sọ pé àwọn ara rẹ̀ àwọn ara rẹ̀ gan wo kori are waladuhu àwọn ma rẹ̀ gan kori are listinkari halihi to gan wo kori are lu se si ton se yan Allahu akbar ele isi man ṣẹlẹ̀ dada ah, ah, ah, sawon

سمع عمر بن عبد العزيز وني الإمام المجدد عمر بن عبد العزيز أقبل جوكا امرأته أقبل على بيميره يوره مرة تقول تنسقي أراحنا الله منك تنبلا بقى الله أكون jẹ́ ká sinmi lára alákùnrin mú kó lára wa ká sinmi ìyàwó ní sọ báyìí fún ọkọ rẹ̀ kọ́ọ̀dá amin Umar ibn ẹ̀wọ̀n kan eléyìn yóò máa rí àwọn sálàfù lè rí tó jù báyìí lọ àwọn sàhábà nábi sallallahu alaihi wasallam wọ́n ní sùúrù pẹ̀lú àwọn ará alé wọn so ẹni tó jẹ́ múmini ẹni tó jẹ́ ń súnnà tó jẹ́ sálàfí kò sí gbogbo àwọn nǹkan báyìí yóò o wá rò pé àwùjọ bàjẹ́ kò ní kan ilé jẹ náà yóò kàn ọ́ kò sí yóò kàn ọ́ náà wọ́n ni waqad kana salaf wọ́n ni àwọn ẹni ìsíwájú rere qadiman ní ìgbà tó ti pẹ́ yasifuna al-mu'mina bil-ghurba wọ́n máa ń ròyìn olùgbàgbọ́ pẹ̀lú ìjájòjì fi zamanihim ní àsìkò wọn ní àsìkò àwọn sálàfù náà máa ń ròyìn àwọn olùgbàgbọ́ pẹ̀lú àjòjì ó kama sabaqa mithluhu gẹ́gẹ́ bí irú rẹ̀ ti وكان من كبار العارفين إنه أقول جوسن داداني في زمن أبي سليمان الداراني ني أزكو أبو سليمان الداراني يقول وني أحمد بن عاصم الأنطاكي ومن سقوي إني أدركت من الأزمنة مبا وأبا كفالي زمنا زمانا أو أبا كتوسي عاد فيه الإسلام غريبا كما بدأ إسلام قد سياج في جيوسي بره وعاد وصف الحق فيه غريبا كما بدا ìròyìn òdodo òdodo tí ìròyìn òdodo tó wà ní islam ó sì di àlòdì gẹ́ bó sì bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ náà in targob fihi ila alimi tó bá yí pé ọ̀dọ̀ olùmọ̀ ló lọ tó ń wá òdodo lọ sọ́dọ̀ rẹ̀ wajadtuhu maftunan bi hubbi dunya ó rí wa yuhibbu ta'zima wa ri'asa ó fẹ́ na káwọn èèyàn máa gbé ga àti kuma wà ń pò tó ga Allahu akbar Allahu akbar wa in targab fihi ila abidin tó bá yí pé ọ̀dọ̀ olùjọ́sìn ló tún wò pé kó lọ wajadtuhu jahilan ó rí pé aláìmọ̀ká paraku ni fi ibadatihi níbi jọ́sìn fi ń ṣe makhdu'an sari'an ẹni tí ma tètè gbà tẹ̀jẹ́ ni ghadarahu iblis iblis ti tàn jẹ wa qad sa'ala ila a'la darajati min al-ibada ó sì rò pé ṣètọ́nù ti gbé lọ ipò tó ga nínú ìmọ̀ jọ́sìn ìmọ̀ jọ́sìn fún ṣètọ́ náà nìyẹn wa huwa jahilun bí adnaha ó sì jẹ́ aláìmọ̀kan pẹ̀lú èyí tó kéré jù gan nínú jọ́sìn fa kayfa lahu bí a'laha bó ní ṣe wá ma èyí tó ga jù gan nínú jọ́sìn wasairu dhalika al-hafiz Rajab wọ́n tẹ̀síwájú wọn ni wasairu dhalika lára kése ọ̀rọ̀ alhafiz rajab rárá wani wasa'ilu dhalika ahmad ibn asim al-antoki wọn na lóyin sọ́rọ̀ wani wasa'ilu dhalika àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ mina ri'a nínú àwọn èèyàn tó ma rí àwọn èèyàn ri'a algọ́gọ́ àwọn tó ti pé àwọn èèyàn àwọn èèyàn láwùjọ agbogbogbò wani hamajun rujun àbí aujun wani وذئاب مختلسة àti ìkókò ìkókò tó wà mọ̀kítẹ́lìsà tó sì pé in wo yanyanyi àwọn àkókò tán wo yanyanyi tí wọ́n wọ́ tún tán wó sí wọ́n ni wà sí báhùn dọ́ríyà àti àwọn ẹranko àwọn ẹranko tó sì pé wọ́n wọ́n lọ wọ́n bọ̀ wà sa'aribun dawar wọ́n ni wà siba'un dọ́ọ̀yà wọ́n ni àwọn ẹranko tó sì pé wọ́n sáà lọ wọ́n bọ̀ wọ́n dẹ̀dẹ̀ wà sa'aribun dawar náà ìtumọ̀ dọ́ọ̀yà náà wọ́n ni haza wasfu uyuni ahli zamanik eléyìí ni ìròyìn àwọn èèyàn tó wà lásìkò rẹ̀ min hamalati al-ilmi nínú àwọn tán di imamu wal qur'an àtàwọn tán tán àwọn ha qur'ani wa du'ati al-hikma àtàwọn tán àwọn pípì pẹ̀lú ẹ̀kọ́ kharajahu abu nu'aym fi al-hilya abu nu'aym ló gbà wá nínú al-hilya al ibn rajab tẹ̀síwájú pé fa haza wasfu ahli zamani wọ́n ni ni ìròyìn àwọn àgbà tiẹ̀ فكيف بما حدث بعده من العظائم bó wà láwọn nǹkan tí wọ́n dá kalẹ̀ lẹ́yìn nínú àwọn nǹkan tó tóbi wàdáwáhì àtàwọn nǹkan àrísẹ́mà àwọn nǹkan tó lè múyàn dákú allati lam taqtur bi balihi tó ṣe pé kò tí ẹ̀ wá sí láàká ẹ̀ tí ẹ̀ gan rí bá Eh, homosexualism nkan burúkú ni a ní kíyàn tó wọ́n fẹ́ ti ìbọnú ẹ̀sìn àwọn orísìírísì nǹkan tẹ́ àwọn èèyàn wọ́n sì máa kàkọ́ àwọn ah, káwọn èèyàn bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a ń gbátẹ̀jẹ́ gan pẹ̀lú satifiketi gan ah, ó pọ̀ gan ó pọ̀ gan ìmọ̀ àwọn èèyàn àsìkò rẹ̀ ní fàkẹ́fà bí ma hadatha ba'dahu min al'adha'im bóòlù àwọn nǹkan tó dálẹ̀ lẹ́yìn tí ẹ̀ nínú àwọn nǹkan tó tóbi wàdáwáhì àtàwọn àdánwò àwọn nǹkan tí ó ma dákọlọ láàmú allati lam taqtur bi balihi tí ó tẹ wá sí làákàyí ahmed أخرج الطبراني وأن الإمام الطبراني مبعوى من حديث أبو هريرة إنه حديث أبو هريرة وني عن النبي صلى الله عليه وسلم لا تدع النبي صلى الله عليه وسلم وصفه المتمسك بسنتي أن جوم دي سنة من النبي صلى الله عليه وسلم هو عند فساد عند فساد عند فساد أمتي إما تيال أمة مبابا جيه lahu ajru shahid wani yóò ma ní ẹ̀san a shahidi yóò ma ní ẹ̀san shahidi hadithi na bakana hadithu a da'if ni hadithun da'if kódà da'ifun jiddan wani lára àwọn tó wà ń bẹ́ wani alhassan ibn Qutaybah الحسن ابن قتيبة وهو متروك الحديث وني متروك الحديث وني الإمام الألباني آه الإمام الألباني لأنه سلسلته الضعيفة أونا ضعف حديثي أونا ضعف حديثي حديث كان وذا كسوا جل كان ضعيف ناني يعني أجل تبيع كيسي واسي بيع أثار سين آه أثر ابن مسعود بالي تني يأتي على الناس زمان هو أنه سلسلته الضعيفة شيخ الألباني نعم bẹ́ẹ̀ni ni pé mọ̀mìnì yóò yẹpẹrẹ ju ẹrúbìnrin lọ so da'ifun jiddan kódà al-imam al-albani wọ́n sọ gan pé al-imam al-zahabi gan sọ pé la'allahu mawdu'un kódà ó fẹ́ lè jẹ́ hadith mawdu'un gan na'am ní ìtẹ̀síwájú al-hafiz ibn rajab sọ pé al-mutamassiku bis nígbé ẹni tí ó ma di súnnà mú nígbàtí al'umma mi tó bá padà bàjẹ́ yóò ma ní ẹ̀san shahid akọ́rọjá abu shaykh al'asbahani bí isnadihi an al-hassan qala law anna rajulan min sadr al-awwal wani abu shaykh al'asbahani bí isnadihi an al-hassan wani isnadi ya walatar al-hassan al-basri a ti cika athari tare wani law anna rajulan tó bá ikú yin yaka min sadr awwal nínú ah, ìjọ alákọ̀ọ́kọ́ náà islam بعث اليوم وبدي للوني ما عرف من الإسلام شيئا كندك كما الإسلام إلا هذه الصلاة تصيمه ثم قال واسقي أما والله لين بنا أبو شيخ الأصبهاني لين بتستو ثم أثري ولا تدو حسنة واني ثم واني لين واسقي أما والله وني لين وني أماو pẹ̀lú ọlọ́run báwo لئن عاش إلى المنكرات tó bá ṣe ìsẹ̀mí di ìgbà tí aburú fi pọ̀ ìbàjẹ́ fi pọ̀ fàrọ́ àṣọ ìbà bídà torí ẹni tí ń pèpè sí àdádálẹ̀ yẹ́dẹ̀rún ìlà bídà àti tí ń pèpè sí bídà rẹ̀ àwọ̀sọ́ ìbà dúnìyà àbórí ẹni tí ń pèpè sí ayé yẹ́dẹ̀rún ìlà dúnìyà tó ń pèpè sí ayé rẹ̀ fa'asamahu Allahu azza wa iman ọmọ rẹ̀ ọkàn rẹ̀ ma ń nága lọ sórí ọ̀dàwọn ẹni síwájú rere wa qalbuhu yahinnu ila salafi salih fayattabi'u atharahum iwọn tẹ̀lé ojú ọ̀nà wọn wa yastannu bi sunnatihim isi n fi sunna wọn ifi n ṣe ìgbésí ayé wa rere wọn ní dákà kan mẹ́nu islam wọ́n yàtọ̀ sí ìrùn Abu Shaykh al-Asbahani wọ́n sọ pé a ah, ṣùgbọ́n o tó máa yí pé ó ìdúnni mọ́ táwọn sálàfù wà lórí ẹ̀wọ̀ a ah, kana lahu ajrun azim yóò ní ẹ̀san tó gagan so fẹ́mí rẹ̀ balẹ̀ gbogbo tó rò kún rí lórí súnnà nabi sallallahu alaihi wasallam gbogbo tó dìmú tẹ́rù àwọn ẹni gan wọn ò gbé súnà nẹ́bì tó dẹ́mọ́ràn àwọn èèyàn rí ọbí aláṣẹ́jù sáà dímú dímú ẹ̀san tó padà rí wájú Ọlọ́run subhanahu wa ta'ala lógun gbà tó bá ti ní ikhlas wọ́n ṣe torí ẹni kankan wọ́n ṣe torí ẹni kankan wa rawa ibn Mubarak al ibn Mubarak Abdullah ibn Mubarak ọsọ عن الفضيل لا تضع فضيل عن الحسن لا تضع الحسن أنه ذكر الغني المترف wọ́n ló dákọ olówó tó sì pé mọ̀ nánà àpà alladhi lahu sultan tó sì ní tó ní agbára ya'khudhu al-mal ó ma gbáwọ́ àwọn èèyàn wa yadda'i annahu la iqaba fihi ó sì ma sọ pé kò sí ìjìyà kan tí ó jẹun lórí ẹ̀ wa dhakara ad ó tún dákọ ẹni tó sọnù alladhi kharaja bi sayfihi lẹ́yìnbà tó dákọrú àwọn èèyàn burúkú báyìí tán ó wá sọ pé sunnatukum ó ní ojú ọ̀nà tí yíò walladhi la ilaha illahu mo búra pẹ̀lẹ́ tó ṣe pé kò sí ẹlòmí tó tọ́ sí ìjọsìn àyàfi òun bayna al-ghali wal-jafi láàrin aláṣejù àtàláṣe ìtóníò al-mutrifu wal-jahil láàrin onínáàpà àtàláìmọ̀kan fasbiru كانوا أقل الناس أنا وجن تكرجوا الذين لم يأخذوا مع أهل الاتراف مع مع اترافهم أو تنو تلي أو لا سجو نبي أسجو ولا مع أهل البدع في أهوائهم وستلام بدع نبي فإنوا وصبروا على سنتهم ونسروا لوري سنة حتى أتوا ربهم تتن في الضالة فكذلك إن شاء, إن شاء الله فكونوا يعني بينا كجه pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́ọ̀bá na sí àwọn sálàfò ní síwá kama wà pẹ̀lú àwọn aláṣẹ jù kama sí wà pẹ̀lú àwọn aláṣẹ ìtò sun makọ́ọ̀lá lẹ́yìn wọ́n sọ pé wallahi búbúra pẹ̀lú ọlọ́ọ̀bá law anna rajulan tó bá ikú èèyàn kan àwọn sálàfò mú sọ gbogbo ilé ẹ̀rì pé gbogbo àwọn kan tán sọ síwájú tẹ́lẹ̀ pé ah, ah, á tí kí yàn lọ́wọ́ sẹ́kù kí a má fi jákàmù wọ́n wọ́n sọ fún wa pé wọ́n ni walau anna rajulan tó bá yí pé èyàn káwọ́ adraka hadhihi al-munkarat ó lógbà nígbàtí gbogbo àwọn bàjẹ́ ìwà yaqulu hadha alumma ilayhi èyàn kan sọ pé à ah, ó yẹ má bọ̀ wá sọ́dọ̀ mi wa yaqulu hadha alumma ilayhi يطلبها لي ويسأل عنها ونسي برنقا إن هذا لا يعرض له أجر عظيم مصنو يباي لسنا لغا فكذلك فكونوا إن شاء الله تعالى كي بيناني كيسجي بلوغ ولغبا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك